بالمعروف والرسول صلوات ربي وسلامه عليه كان خير زوج لأزواجه ولا بد لنا أن نتأسى ونقتدي بهذا الرسول الكريم لذلك نقول قبل الخوض قبل الخوض أو قبل أن ندقق فيما تعلق بمسائل الخلق لا بد من بعض المقدمات لعل الله سبحانه وتعالى ينفعنا بها جميعا ومن ذلك ما تعلق بالنشوز فالنشوز قد يكون من المرأة كما قد يكون من الرجل أيضا ألا وهو جفاء الرجل زوجته وعدم إعطائها جفاء الرجل زوجته وعدم رغبته في معاشرتها ومعصية المرأة لزوجها وعدم إعطائه حقوقه وقال فرما بعض سواء المسلمي أن ترى لكي كرات غرفان النبي صلى الله عليه وسلم أن ترى باناتك ما جاك يفهم بوا الله بارس لكم كان النبي وبارس لكم لاري أتي أمار لي النبي أتي الصحابة لاري kí a wà náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yìn rẹ̀ anẹ́sìn mo ń fi àsìkò náà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala yẹ mo sẹ́rẹ̀ ní létí ìbẹ̀rù rẹ̀ anítàkùnlá ẹjẹ́ àjọkọnu ọlọ́run a ń bẹ̀ kó sì jà wọ́n ẹni tí ó pàyà rẹ̀ nípayà ti tòótọ́ eléyìí náà ni kó jẹ́ wà ní àwọn tí ó bẹ̀rù rẹ̀ tí bẹ̀rù náà náà sí aláǹfààní láyé ń bí àti ní gbangba alìkíyàmà jama'a ní ìjẹjọ́ àmbárọ̀bọ̀ wípa wípé nínú déédé ọba dẹ́dà tó ṣe fún wa ó náà ni wípé ó gbé kí obìn ọsọpọ̀n fẹ́ kọ́yàwó òun ó gbé agbára rẹ̀ sọ́wọ́ ọkùnrin tóbìnrin náà bá wá bà nú ìbànújẹ́ pẹ̀lú pé ọkọ yìí kèé sẹ́ntí dùnnú kọ́dà kò sí tí ò tí ìfẹ́ dìtẹ̀lọ́pù núra rẹ̀ lórí sùúrù lórí dáadáa tí ń ṣe sọ́kọ rẹ̀ tọ́kọ́ sí sí ìdàkejì sí bóòlò náà ṣe fẹ́ bọ́ nínú orú oko báyìí tí ó kò gbéyàwó di oko ẹrú fún a ní ọba dẹ́dà ó ṣe húlúrù náà lẹ́tọ̀ tí àwọn mẹ́jẹ̀mọ́ kaba ti pé ṣùgbọ́n nígbà tí àwọn àfà tí wọ́n mú definition rẹ̀ wá ọ̀pọ̀lọpọ̀ mínẹ̀lì fòkọ̀ ha wọ́n ní àlè húlúrù ó náà ni mufaraqatu rajuli zawjatahu ala malin kí ọkọ kó fìyàwó rẹ̀ lẹ̀ lórí pé yóò fún ní owó definition yìí ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí àwọn mímọ̀ náà tó ṣe nà bá wà lérí rẹ̀ ìntọ́ ó ní mufaraqatu rajuli zawjatahu biridau ala iwadin ya'khuduhu tàbí ká ní firaqu rajuli imra'atahu ala iwadin yahsulu lahu ìfúfẹ̀dá kí ọkọ gbà láti fìyàwó rẹ̀ lẹ̀ nígbàtí ìyàwó rí pé ara ní ohun lábẹ́ rẹ̀ tí àwọn jẹ́mù ìtí pé pẹ̀lú yọnú ọkọ yẹn lórí nǹkan kankan tọkọ láti fi gbé ìjọkọ ọlẹ̀ kí àwọn olè máa lọ láyà tàràfíà nǹkankan ó jówó nǹkankan ó mẹ́jọwó nítorí wípé nínú ọkọ bá ń fi ara níyàwó rẹ̀ tí mẹ́jẹ̀mú tó sì àsìfà ọ̀rajà ní ọ́ ó tó wá ń ṣe sùúrù pẹ̀lú rẹ láti bóyá náà ríyàn tó ṣe ríyàn tó ṣe ríyàn tó ṣe sìgá láàfáà fi bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ló dìgbó bí ṣe rùn ní àpò aṣọ wọn ó ti di ogun in tó sì ní lára ẹni tí bá mú nǹkan tó òórùn tí ma ń jáde sí ẹni tó òun mú nǹkan ìfẹ́ ẹ̀rí tó tó bẹ̀ ìnira ìpọ̀ fine ọkọ rẹ̀ ọwà jẹlówó owó rẹ̀ jẹ́ 5 million naira o ti máa afọ́nìyàn ẹlẹ́ yọ̀ndá mi kọ́dà lára tí mo fẹ́ fi gbà yọ̀ndá yẹ gẹ́gẹ́ bí ẹ̀sìn ọlọ́run ó tẹ́ jẹmí tẹ́ fi kún owó islander yìí tẹ́ fi ra 5 million naira ẹ máa mú lọ nínú àkọ́kọ́ dorí kodò bí ẹni wípé ó dùn kodò pọ̀pọ̀lú gbólókè padà wẹ́ gbogbo nǹkan lákọọ́lẹ̀ náà ọlọ́run ti mọ yọjọ́ tá fi lò ti mọ so sábà mi sàdúwà pọ̀lọ́ méjì kọ́kọ́ ní ogodo ó lè fi gbèsè yọrẹ lọ́rún yìí definition àwátà ní torí owó kan kódà an yìí kọ́ ní àhá aláàkìsọ́sìn láhá àlè tó wọ́jẹ́ wípé ọkùnrin ọ̀nà ìyàwó rẹ̀ lára gbogbo àwọn wà láì náà tọ̀rọ̀ ìwá pọ̀ tààdà àléyà tó fi wá kan lápá ó sì màmá ni wọ́n wá ní wọ́n dà ẹjọ́ fún náà padà obìnrin ní ẹ̀sẹ̀ tó fẹ́ gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ ọwá ni o ń fi ẹ̀sán yọ̀ndára ohun ọmọ wùlẹ̀ gbẹ̀sán fún imá ẹsàjì ma lọ ọjà zàbẹ̀ ṣùgbọ́n bí tá ń bọ̀ gangan àìdíbẹ̀ jẹmáà kúrúwì àwọn tó so mọ́pọ̀ ṣùgbọ́n kálẹ̀bà àmàpí ẹ̀sìn wa gbogbo ọ̀nà pátá ìlọ ọba dẹ́dàgbà ti ilẹ̀kùn kí a máa túká àyàfi tó bá di àdánwò àti sánmà lòkútàn nítorí wípé tí ó máa bàjẹ̀ láwùjọ kékeré kọ́ ẹwọ́ àdísẹ̀wọ̀ ìsọ́lám èso ọ̀nà àmà rẹ̀ ṣẹ́ èyí tó bá lò ń jalè èso ni ẹ̀wẹ́ ṣe díẹ̀ mẹ́mẹ́ ẹ̀nàgbà òun dúó láàrin mọ́sálásí àgbàṣí ìmọ̀ ọmọ kọ́ ìsí ogbó jẹ́mọ́ tó ní ẹwọ́ fún fún yí na jamana ni ayẹ́ eh, ni nìkan lọmọ kí ó ọdágbẹ́ gbogbo orísìsí bá ní ọmọ sọ títí tí kò fi wádé wípé èmi obi mọ́ lọ àárín ìyàwó àtọkọ mọ́ kó sí wọ́n máa fa àrọ̀túhùmá ìyìn sì fan méjèèjì ilẹ̀ títí tó fi di wọ́n pínyà ṣètọ́ anta ant kọ́nà ni wáyà mi yóò tù dé ládé because tílé wá bá ti ń jò kò sí tí ń jẹ́ ẹ̀sìn fún wa mẹ́ta àwọn àgbàlagbà ní àtílé láti kẹsọ̀ òróde gbogbo wa tá àwọ́sọ tó kàrùkú wáyìí ilé wa rojú ọráyè ni ẹlò ní àmà kọlù pé ẹ no no no mamu white kò yẹn sáyà mi nìkan bí a sọ̀rọ̀ ibi brian yẹwà òkè pẹ̀lú gbọ́nà tí ń bẹ̀rẹ̀ ráyè bóòdì báyìí èntò wálé máa

ju ń tọ́lọ̀ àtàbíbìrí ká máa sọ ìlọ ó kú ọ̀wọ́n kálukú náà ilẹ̀kùn igan sọ́sáré síbàun àbọ́lọ́un ti ti gbogbo ọ̀nà kó tó kẹ́lẹ̀kùn torí wa ẹ̀sìn ẹ̀sìn ni tí ọ̀sẹ́sìn nú ẹ̀ tí nkẹ́kẹ́ bá ti yàtọ̀ sí ìsìláàmù kìí sí ẹ̀sìn ẹ̀sìn ni láti bẹ̀rẹ̀ dópin kọwa ní rí bẹ́ẹ̀ a ń pè kíkẹ́ ní kàánútù kàánútù yìí ọ̀yẹ̀wú ní ẹkọ́kọ́ gbé wá kó tó di pé àwọn nàṣọ́rọ́ náà tó gbà lọ́dọ̀ wọn ẹ ń bá jí olórí ìjọ wọn o lè wà ní olé 41 days wọ́n ni kó ní rí sẹ́mà yóò sì máa wo tífì yọ́wọ̀n wá tífì rẹ̀ tí wo sẹ́mà ń bẹ̀ gbogbo ń bá ti ni láti ẹ̀ṣẹ̀ tá wá sí ọ̀nà Nàìjíríà tí ò fi dáadì sí ìwé ìsọ fún ọ bí ìrìnbá ti wálúwà ẹjọ́ ọmọ jẹ́ ọlọ́run látàbẹ́ ẹ̀kọ́ tí wọ́n ma wá gbésù àtẹwà wọ́n fún ọba ṣeéhù wọ́n ma kò tí ìgbóná yóò tún máa sọ báyìí anìkúnlẹ̀ ẹ̀mẹ́lẹ́ sọ̀rọ̀ táìmì náà ah, ṣúgà ṣúgà ìṣọ́rọ̀ ṣúgà ní ah, ah, ìlú wá ṣe rí ibi ìlú ìní ọ̀ẹ́kí gbágbé òtítà pé ẹnìkan parọ́ fẹ́nìkan ìlú ó tún fẹ́ ìyàwó tún ma wọ́lọ́ títí mẹ́ nínú òní tó ń fẹ́ kan bìkà tó ń ṣe ń ọba ní òní ìpàdé ẹ̀mì mímọ̀ lọ́jọ́ márùn agbẹ́lẹ̀gbà kan wá ń bẹ kọ́lọ̀ mẹ́jọ rọ̀ bàyẹ́ ọba bí ọba bẹ̀rẹ̀ wẹ́wẹ́ bó sì kà náà nù in tẹ́ ma rínú a ní ilẹ̀kùn yí ọkùnrin fẹ́ fi ìyàwó rẹ̀lẹ̀ obí fẹ́ fọkọ rẹ̀lẹ̀ sébì ni ó ti sí ibẹ̀kọ́ ṣùgbọ́n tààbà kọ́kọ́ kónú ẹ̀ báhùn kátúpadà a ní alamari bá sì fẹ́ rí jẹmá àgbìn kankan ní annushuz tí wọ́n irtifa'u min pẹ́bẹ̀ idartafa wanza'aj irtifa' kí nǹkan ọgá ju ayé rẹ̀ yòókù lọ ọlọ́ni wá ìdá àkílà ń ṣùzú fánṣùzú tí mọ́ ní ẹ̀dàkùn ẹ̀rà dìde fẹ́nìkan fúwọ́ ikọ̀ ma kún tà àríyí sáàbìkan fánṣùs wọ́sà allọ́ àrí tẹ́ ẹ bá kọ́kọ́ ọgbà iná láyé ẹ máa sún fún yàn ẹ máa jẹ́ ìgbèmú gẹngẹ láǹpẹ́ ni al-nushuz nushuz kọdíyẹkúnù minal mar'a a máa ṣẹ látọ̀dọ̀ obìnrin a sì máa ṣẹ látọ̀dọ̀ kíni ọkùnrin náà ọkùnrin nushuz tí a bá ní imratun nashiz obìnrin tí ń ṣe kíni o tí ń gbémú gẹngẹ sí ọkọ rẹ̀ kí wá láwọn nǹkan tí ó so máa definition ti ẹ̀ náà jafa'u rajuli imra'atahu wa adamu rọ̀gbùbátì yìí fi mọ̀ ṣẹ̀rọ́tíhà mọ̀ ń ṣẹ́rọ̀ ká máa bóbi ìgbélé kọ dáná kó wùyàn jẹ kọ tẹ́bẹ̀dì kó wùyàn kọ gbálẹ̀ kéyàn rí pé ilẹ̀ ìwà òkè gbogbo ń kíyàn náà wá máa fìdù náà sí pé àà ló sì gbálẹ̀ bí ẹni pé òṣèlẹ̀ náà lè tọ́ báyìí kò sí fẹ́sẹ̀ hàn kankan bẹ̀ tó àwọn àdìjànú náà lórí wọn o sẹ́tí ìbá ti díánù súnà ní ìsìn ká farabalẹ̀ o tí àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún yàn láwọn bóòlù kan fẹ́ sọ yìí wọ́n ti pọ́nyàn lépin ni yẹ̀yẹ̀ ní ẹ́ ń ṣe o ah

bí fọ́lọ́mọ̀gẹ yóò rí mẹ́ o ni ó tún wá dájókò tí ọmọ dáwò bẹ́ẹ̀ bá rí èyàn tí ó síwáṣí kẹ́kẹ́ tí ìyàwó orí mọ́ kí tí ń bí ti ń wíwìkúwì àwọn aláfipá àti ilé lónìí ó ní kí olùrànlọ́wọ́ gbogbo àwọn rọ̀rọ̀ dáadáa ó bẹ̀rẹ̀ sí máa sọ ọmọ àbọ̀nù in tí ń pè bẹ́ẹ̀ ni kọkùnrin ó bẹ̀rẹ̀ ìwà tó bìnrin fi lè ronú pokùnso fóbinulé ọkùnrin tó máa wù èmi ọmọ wù o wọ́n máa wù bẹ̀ẹ́ sí máa wù o lè pèsè àpò bí méje

yóò sì níyàwó òní gbogbo tó bèèrè yọ́ parọ́ mi ìyàwó yọ́mọ̀ òkú ní ẹsẹ̀ mọ́ rí báyìí bọ́kùnrin bá ti fẹ́ yọwọ́kọwọ́ táwọn kan bẹ kìí sọwọ́kọwọ́ àìgbọ́n tí wọ́n ọ̀rọ̀ ìyàwó kejì ti ń bọ́ sí ìgbàǹwà láwà bẹ̀rẹ̀ síwálá tí wọ́n mẹ́bà tẹ́ ń bọ̀ àìgbẹ́ni tàwọn iléyìn ọ̀tọ̀ àwọn iléyìn àìgbẹ́ni tí ẹ lọ sọ tí àbí síwálá aṣọ láìlọ́nà aṣọ tí è pé ọlẹ́kì síwálá ọmọ tẹ́lọ̀ tí ẹni síwálá ọgbọ̀rọ̀ mọ́mọ̀ ni ó sí ìyàwó abọ́rin ní àndásọ pé ọmọ tẹ́lọ̀ ó enomi lọ̀kọ́kọ́ dáná sínú lẹ́gọ́ fún ìyàwó kejì wà yíò ká ń sọ o bó jẹ́ pé gbogbo obìnrin lọ́gbọ́n kèèsè gbogbo ọkùnrin náà lọ́gbọ́n abúlébìnrin wà ha ọ lẹ́tọ̀ kẹ́yìn súnmẹ́rù rẹ̀ lóbìnrin ọ wá súnmẹ́rù rẹ̀ kan lóbìnrin ìyàwó rẹ̀ wá gẹ́ẹ̀tì pé á kì ní ìsúnmọ́ ọ̀rọ̀ pọ̀kọ́ rẹ̀ pé Eh, kàmùn fún kíni aláàlẹ̀ náà ni ṣùgbọ́n sí ẹ̀mọ̀ pé obìnrin ìyàwó yàtọ̀ sẹ́rú ìyàwó jẹ́ kíni ó yàtọ̀ sẹ́rú kò sì sẹ́n tó súnmọ́kùnrin tó yàwó rẹ̀ gẹ́gbọ́n sí ẹgbẹ́ kọ̀ sẹ́n tó súnmọ́bìnrin náà tó kíni ó tọ́kọ rẹ̀ àwambọ̀ ọba ní lọ́bá sọ fọ́kọ̀ rẹ̀ pé wàkọ̀dì alimtu annali junuba láyé kọrọ̀ kùrán ṣe bí ẹn bá ní jẹ́rẹ̀bà ní kàkùrán ní ọkọ̀ òsìwẹ̀ ọya kàkùrán ọkùnrin tó gbọ́n kò ní ìdà ságídí kò ní ìdà ajá ni bá ń pé ṣahitu in tó wọ́n fẹ́ fi máa parí ajízù in wa mú wá ní ìgbà tí ẹ̀fẹ́ parí ayà ọba títọ́ gbogbo ayé orí rọ́bìlà ah! mi bínú mi wọ̀láì tí mo rò ní mọ́ sọun yìí sì fẹ́ fi ń sẹ́mi yìí fẹ́ fi ń sínú ni ẹ̀fúrí jìmì láyé àtàlìkì àmì ẹ̀jù lọ́bá ń bí ọkọ rẹ̀ padà sáyìn ọkọ gidi mọ̀ ṣùgbọ́n bí tàn bọ̀ o ní pé káwọn nǹkan ìwò

ṣùgbọ́n lónìí ìdàkejì làwọn èèyàn gbọ́ọ́yé ilẹ̀ tí ó fẹ́ sọrú ẹ̀mẹ́ gbọ́ọ́yé pé kíni ajọ náà tẹ́bí owó jẹmọ́ mo sì bẹ̀wà kájọ in tí ń fàtọ̀ láàkùn pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta in kẹ́kẹ́kẹ́ kan bẹ̀m̀bẹ̀ táà fúra o àwọn obìnrin mi lù ọdún márùn tí ó sẹ́sẹ̀ máa fura pé iye ah, ọkọ mọ̀ wá títí ẹ̀ ti lè tàlà ní ọdún márùn ọdún márùn mọ̀ sọ́bẹ̀ ní o tẹ́ bá rí tẹ́ bá ń parí ìjà láàrin lọ́kọ̀lọ́yà mi tẹ́ bá rí tẹ́lò ní ọmọ òrùkọ́ ah, ah, wà sọ ọgbà kó ti kó lè rí sọ́kọ̀ náà lọ bá wí báyìí sọ́kọ̀ náà lẹ́jọ́ ń sọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ náà sì mọ̀ pọ̀ ti nígbà ọmọ bá ń kí lọ fẹ́ yáò sí sọ́rẹ̀ o àjẹ́lé ló ń jẹ́rẹ́ o mo ṣe jẹ́ dàgbà ní o ẹn bá lájẹ̀ níyà ní orí jẹ́jẹ́rẹ́ o ta ń bá ọ̀sẹ̀ lẹ́yìn sí ọ̀rọ̀ títì ìyá àti ìyàwó ọmọ rẹ̀ ọ̀tọ̀ Ànábì wa sallallahu alaihi wasallam ó wà ní ìjọ kan fa'atatu imra'atun yuqalu laha khawla àwọn mímọ̀ ń pè ní Khuwaila tasgiru rẹ̀ náà ni bíntù Sa'laba àwọn apákan náà bíntù Malik ibn Sa'laba ni ẹ̀sá sọ pé Khawla bíntù Sa'laba obìnrin yìí ń bọ̀ irú òjìsí ọlọ́run ọba islam ló ti dé yìí ọkọ mi aosu ibn summit tó jẹ́ akhu ubadata ibn summit aosu lọ́kọ mi ó sì ti mọ̀rú ẹ̀dà tí í ṣe bí i lamam ẹnìkan tí ma bínú òdì ni ó sì ti bá dàgbà in tí àǹbá sí dàgbàlẹ̀ lórí iná ni ó kùlé kí lọ wá fẹ́ fàyọ́ mẹ́ ó ní ìrẹ́ ànìyàn ọ ń sọ fún minú lé lẹ́nì kí ló sì fa ọ̀rọ̀ yìí ríwáyà pẹ̀ka lórí rẹ̀ apákan ní kírùn lọ nínú ilé ìyàwó rẹ̀ wá kọjá lójú rẹ̀ ó ti sálámà ọ̀rùn tán bàbá pé yàwó ń gbé bísmìlá yàwó ní alhamdulillah náà àyè sí ǹkankan ohun ọ̀rọ̀ yíba inú bá bí o ni kí ti ẹ̀gán kí gan ní sí ọgán sẹ́ àsìkò yọ́ ummi tí ń bá tó bí ìgbà mo gorí ìyá mi ọ̀rọ̀ ìsìrè kí islamu tó dé tíyàn báyé sọ sí àwọ èèyàn lọ́dún lárúbáwá wọn ò tó fẹ́ amáláyé ayàkàkùn sọ̀kalẹ̀ lórí rẹ̀ ọ wá sọ gbóló yìí sí àwọ rẹ̀ nínú ẹgbàwá mi lọ́bá bóòdì lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ah kí àwọn alábẹ́sẹ̀ báyìí olójú mi ti ẹ̀tí wọ́lẹ̀ padà wáyé ní sí mo kàn sọ́jú mọ́sọ́ ní o láwọn ìwọ́dà pọ̀ bá náà ní kọ̀ ẹlùmí ìwẹ́ o ti kọ̀ ohun ẹlùmí ọ̀kọ̀ ohun kìlá ẹjọ́lọ sọ́lé ẹjọ́ ẹjọ́lọ ẹjọ́ ẹsìwádìí sáàmì bí basọ́ lórí rẹ̀ o ilò fi padà lé ọba yàwó ẹba inú rí wáyà mi ingbò ojú ẹ̀ wálẹ̀ tí ń bẹ yàwó padà ìyàwó ní àà èmi àti ẹ ajọ́wójú ọjàgùn olù ogbogbo má jẹ́ kí islamu rí ọbájẹ́ èmi ò islamu rí ọbájẹ́ in tá àjọ mẹ̀tẹ́lẹ̀ kò wú èmi náà kí n kọ̀ọ́lẹ̀ ṣùgbẹ́ mi ọlọ́ bí ànàbí lérè káàkiri sún ọkọ ọ̀fẹ́ fi àwúlẹ̀ ìyàwó ọ̀fẹ́ fọkọ́lẹ̀ àwà tí mbọ akalamali ọkọ mi áúsù torí pé ọlọ́run kẹ obìnrin yẹn pípọ̀ ṣùgbọ́n in táwọn fàfihàn rẹ̀ ni wípé látẹ̀dẹ́kìrù wùsàn lè ìsẹ̀ádì zaujatiha zaujiha sorry lè ìsẹ̀ádì zaujiha gbogbo tó bìnrin ìbá ní ní kàpá láti fi jẹ́kọ́kọ́ rí ọ̀rẹ́rìn

tí a ń bá léèyàn rẹ̀ lọ́lọ́mọge ẹ̀kẹ́ mi bẹ́m̀bí tó ẹ̀kọ́ wà èjì ẹnu mi dúró bẹ̀ o náà lọ jẹ ìjọ lọ́mọge mi tán kọ́dà wà na sártùláwú bátúlí ìtìlábà fẹ́ sọ pé ìyìnsì bí ma fọ́kùn méjì na sártù gbogbo tó lọ fa fún Àníbìsọ̀ wáyé orí bẹ̀, Fàlámà kẹbọ̀tì sí ní nígbà mo ti á dàgbà tí mo darúgbó ní ìsìn, wọ́n kọ́tọ̀ àwọ́ládì tó sì rí pé lè bí mọ́mọ́ zọ́harọ̀ mi ní ìgbà lẹ́yìn mi wọ́n sẹ́sẹ̀ ju ẹ̀yìn ìyá rẹ̀ in tó sọ̀rọ̀ àmì bí o kí ń dájú àti ẹ̀báhun ah, hmm, òṣèlọ́ o in tẹ́ musulman tí ẹ̀yìn àyà ń tẹ́lẹ̀ nù ṣùgbọ́n kápọ̀lọ̀ ọba nínú wáyà mi wọ́n lọ sọ wípé mẹ́rin bí ṣe un fi amrik ọlọ́rẹ̀ tí sọ kakalẹ̀ fún mi lórí ara mẹ́rin nínú wáyà mi ìmọ̀ tí ń sọ ju wípé in tẹ́ ẹ̀mà láàrin àyà tẹ́lẹ̀ tẹ́jọ mọ́ sí náà pọ́lọ́kùnrin yọ dáun obìnrin ní yá Rasulullah wọ́n máa ṣe wá fọ́kọ̀ mílẹ̀ ah alẹ́bí ní ṣe bọ́ lọ́sọ̀ ń dọ́ lọ́sọ̀ ẹgbọ́n lọ́sọ̀ bọ́sọ̀ bẹ́ ah ọ̀dá ìyìn lè fi ilẹ̀ o li'anni bihajatin ilay wa huwa bihajatin ilay nítorí pé bí orí mi kò lè sáyé rẹ̀ mi náà orí lè sáyé mi ayé wa ọlọ́run ti ran papọ̀ bí n bá ní mo bínú èmi náà lọ tí n bá kún ọmọ lọ ọmọ ìhọ́rà tí n bá sì fẹ́ rẹ̀ sórí gbogbo tó sọ́dá ṣùgbọ́n jẹ́mì ọ̀sọ̀ ni wípé ìdájọ́ lọ kẹ́kẹ́ ìṣẹ́ ẹ̀ ṣùgbọ́n dájọ́ tẹ́ ló rẹ̀ ni wípé kò lè jẹ́ ọkọ rẹ̀ mọ́ obìnrin ni anábi in tí mọ̀ ń sọ ọgbọmiye in wà jí ọgbọmiye ní ìsìn Allahumma inni ashku ilayki ọlọ́wọ̀bá mo bóòdé ń lé ń láti wá yìí pẹ̀lú ìgbàdújẹ́ tí

olùsì máa bínú sí máa sọ pé mú sí máa kẹ́ fún ẹwọ nǹkan obìnrin wo lórí bá máa yìí tí ó wà ní oúnkàlùkù ní pé ọwà àgbà fún ẹsì wè mọ́ náà àìmọ́yẹ obìnrin ló fi rẹ̀ lọ́kọ lónìí tí ń bí máa lè káàkì kò síbi tọ́wọ̀rì tó fi pólíbàgì gbẹ̀rú wọ́bẹ̀ láìlọ́nù tí a máa fi búrẹ́dì sí ní èmá sọkọ̀ tàbí méjì ẹbíò náà ìsinmìdà tó sì ní sáyé náà léjì gbogbo ẹn tí ń sọ pẹ́lú ànẹ́bì rán àwọn máa pẹ́ ìgbékọ̀rọ̀ ọsùnkún ni ó ṣe ọlọ́run sáànsán tí ń sọ obìnrin náà sáàwìn tí wípé ọlọ́ọ̀bá ìwọ jagambela ni báyìí ànábì ń bá èèyàn sọ̀rọ̀ ní ẹnà náà yàwó iṣà ni tabaraka alladhi awsa'a sam'uhu kulla shay mímọ́ fọ́lọ̀wọ̀ bá tó jẹ́ wípé kò sí tí ọ̀bọ̀ khawla wa inni la asma'u kalama khawlata bíntì sàlábátà wà yá fà aláyà bá dùn mọ́ ń gbọ́ọ̀rọ̀ tí ọkọ ọkọ̀ mi sọ annabi lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ díẹ̀ ń ta sími létí ìmí ń fẹ́ lọ èmi ń bẹ nílẹ̀ yàrá mọ́ wà wọ́n ń sọ̀rọ̀ lẹ́nu ọ̀nà ń gbọ́ mi ń gbọ́ mi ọba adẹ́dà sí ń gbọ́ gbogbo ẹ̀ kétékété mi ń fa òkè sábí samawat látòkè sámà keje hawa fi ìrúnlẹ̀ ọlọ́chọ́ọ̀tì yóò nítorí pé òlò lọ wọ́n sọ pọ́ ń bẹ lọ́ọ̀lọ́ọ̀bọ̀ ọ̀dọ́ lóhun man ant tani o en tó fẹ́ ṣe nti o ni fa wàhálà fo mélòó mélòó rẹ̀ ton ka kun e ti rí tó padà fẹ́ nu e sọ ah ka pe ta kokon ni ìbá ti sórí ibu eléyìí mo fẹ́ Ọlọ́run mo dúpẹ́ o mo ko wo mo wo mo tètè mo sọ mi gba na ta pe ba lo ba ma ṣe mélòó mélòó sa ti sọ bẹ́ẹ̀ ìyàwó sha ni ah khawla tin ba bi sọ̀rọ̀ yìí àwọn kan fa lo ọ̀rọ̀ mo ngu àwọn apá kan nínú ọ̀rọ̀ náà ọba adẹ́dà sí ń sọ kalẹ̀ wípé ẹwà mẹ́wò ìgbàtọ́lọ̀ fẹ́ sọ́rọ̀ sí kọ́ùlántà nẹ́bì mi kápẹ́ntà nẹ́bì mi ẹmú àṣírí ìbàtú ọlọ́run ni qad sami Allah qad sami Allah tí ó sì mi jíǹbẹ ọlọ́run ti gbọ́ ọ̀nà lẹ́tí ti jẹ́ nígbàtí ìṣẹ́jìyà ẹn tí mọ́ fẹ́ fanfà ń bí ọ̀rọ̀ ọkọ̀ ìpé èmi ò lè bí ṣe wọ́n bọ́ ṣe fàǹfàí àwọn gbọ́n sọ́mà wà tẹ́ṣtẹ́kì ilallah ọlọ́wà dákọ̀ wípé ó sì wà ní ìwà no ìwà ń wà bẹ́ mi ọlọ́run látara wà nẹ́bì wallahu wa tahawurakuma

ẹwọ́n táàmù lálìkì àmá ọba rídà wá wàtíṣtẹ̀kì ilallah ọ̀dọ̀ ọlọ́run lóbìnrin kí gbàjẹ̀rẹ̀ wá wallahu yasma'u tahawurakuma gbogbo tẹ́ jọ gbogbo ọlọ́run bá ti bọ́

tí ọmọ jíta ṣe bí ṣe bẹ́ iná tí mo mọ́ ní ọmọ bí mọ́gẹ̀ ọmọ bí mọ́ sí ilẹ̀ iná sọ ọdún wà lọ́ọ̀dọ̀ àmì bí gbaná ojú mi ti wálẹ̀ tí ẹ̀ kiri pé àwọn ilé ìwé iṣẹ́ tí wọ́n ní kéyàn wá dájọ́ tẹ́gbẹ̀ ẹ̀ṣọ́ sẹ́rí wọ́lọ́ alámìnà ni ọ̀rọ̀ lé ayé ọlọ́run ti mọ̀gbà tẹ́jọ lù láàá olóògbé pẹ̀lẹ̀ tó bá dárú ilé ìwò láàrin ọkọ ìyàwó àtọkọ tí ó ń jọ sọ báhùn àti yíkẹ mú ọ̀dọ̀ láti ẹjọ́ yìí àìmọ́yẹ ní láàrin alùsùn mẹ́gan ọmọ àlé ti wà ní wá o àìmọ́yẹ obìnrin ìgbìmọ̀ lórí rẹ̀ tẹ́ ń dá o tẹ́ǹparọ́ torí pé agbọ́ọ̀sọ̀ dáadáa ó ń ṣe ọlọ́rin ni látàzálù ummati bi khair ummai ekú ọmọ kébí ekú fún yíò ẹyẹ ọmọ kébí ẹyẹ gbogbo nǹkan yọ ọmọ lótò lótò malam yafshu fihim waladu ṣe bí wọ́n mọ̀ kọǹkàlùkọ́ wá náà sí ọkọ̀ sọpọ́tọ̀ fẹ́ ọwà náà ni o rísìtì lóyún o wọ́n sí láwọn ọkọ̀ rẹ̀ ń bọ̀ ní o èmi náà ma bá sọ̀rọ̀ ilé o kí lọ́kà ń pẹ̀lú pọ́n sẹ́sìn ìtàmànà tí bàbá àti o o ọmọ àyíjú ọ̀rọ̀ mọ̀kànlọ́ kọlọ̀ dákùn kọ́ sàánú wa ẹni tí ẹ̀ rí gbá púpọ̀ lóyún nìsìn olóhun ọgbà torí ẹ̀ tó fi kílèmù pọ̀ lóyún yìí àwọn méje làwọn ṣe ó sì nọmbà 5 gbọ́nà ìlú tẹ́bí àti ti ń bẹ̀lọ́wọ̀ òjò lóó tá ti ń bẹ̀lọ́ jata tí ó kọ́ntọ́n kálukú wò wípé jẹ́máà keese tó ń kálú tọ́pọ̀lọpọ̀ èèyàn fẹ́yàwó wọlé òun ní jùbọ́mù ní ilé ara rẹ̀ ó ti bló lè ń fún rẹ̀ sáájú kó bí tó débẹ̀ ti dàrú o nínú ẹn tó jì ọ lámbẹ̀ ọlọ́njẹ́ o ó ti fọ́jú pọ̀ o nínú ẹn tó yọ ń bẹ̀ ọlọ́ndàpọ̀ yọ o gbogbo ń tá máa o fi yọ wá ọlọ́run máa ṣe rọrùn fún wa gbogbo ń táà máa ṣe táàfi ní mórí bọ́m̀bẹ̀ ọba dẹ́dà jìnà sí o gbọ́nà jìnà sáwà náà o wọ́n dà ní kẹsì rẹ̀ obìnrin rẹ̀ ọkọ rẹ̀ ilà àwọn tó jẹ́ pé gbogbo ni wípé àlìjẹ́nà lájọ́ ń lọ a ní tí mo wá sí kaifa tajmauni wa iyyahu darun wahida bó láti ṣe lè máa òrùlé kankan náà padà tí ọba ti rí bẹ̀yìn fún bí o tí ó bá lóbìnrin kẹsẹ̀ rú ẹ̀ láyé òdí tí tí fi jẹ dátà yìí jáde wípé Eh, fine ọ̀dá ṣe bí fúnra wa lájọ ń sọ wípé àwọn ará àjọ ojú wọn dúdú ojú tó dúdú lọ́fà sí mi fún a ṣe bújú tí a ò dúdú ilé lò sí fàwà aláì ẹ̀ẹ́kájọ mọ́ràn torí gbogbo ń tàn sọ yìí ọ jẹ́ útúbà ní tẹ́lò míì yọ́ sàgbọ̀kọ́ tó kírun kò yé kò yé pé ah, ṣe ọ̀rọ̀ obìnrin ni ah, kí ní ṣe máa ìṣẹ́ ọ̀rọ̀ yẹn ti pẹ́ ẹni èmi náà mọ̀ pé máa kí ní ṣe máa ìná fucking problem keep on mind ah no fi bi àwa ni keep on mind yeah i'm a problem ngbo kan ko ba de do sáré kò sì ní mẹ́rin bẹ́ẹ̀ nígbọ̀ jẹ́ pé in tí ń pa àfá àtàwọn aráàlùkọ́ ní ìsìn ìlò ogun kò sáà ń sálà yẹ́ sí ẹ̀yẹ́yẹ́ àtàwọ́ ẹ̀kìríkà sí kíríkà o kò o òlálàkádà o òòrùn sí o ẹ̀wọ́n ti rẹ́yọ̀ kìníkà wàsáso ìtí ẹm gbé ìtí ẹm bá kínú ta lọ́wọ́ abẹ́ nìkan rí pé ìṣẹ́bọ̀ rẹ̀rọ̀ á Bilal bomi sínú àjì fún kí wọ́n sálùwàlá jẹ́ òbọ́yọ̀ màlùwàlá sí bẹ́ẹ̀bí tọ́wọ̀ rẹ̀ ti ń dáàrú nù yóò pè sọ ìjọ ìmọ̀ pé bọ́kì ibi kọ́ ní ẹjú ìfún ẹjọ́ tó rẹ̀ yóò takùlà kẹ́yẹ̀ tí ẹ̀ náà bó sì takùlà yíẹ kẹ́yẹ títẹ́ tí ẹwùn tí ẹ sọ́ádà ẹwùn tí ẹ sọ́ádà ilé mùsùlùmí ọwá dìlé tí ẹ ti ń pèsè ẹbọ tí ẹ ti ń pèsè awo tí ẹ ti ń pèsè ìṣekúṣe gbogbo rárá tí ò nítumà mùsùlùmí gangan ní ọwà gbé pọ́npọ́ pẹ́ẹ̀bọ́ òdè ní ìsìn

gbogbo ẹn tí ó yè tẹ́lẹ̀ tọ́jẹ́ pé ó ń tọ́ sẹ́sẹ̀ ń padà ní ìsìn ni pé ah sí pé bí tí mo ti fẹsẹ̀ kọ́ rí ọlọ́n jí ọsàn padà ojú egbò ní jí ọsàn gbogbo ní tí mẹ́ bá ní mú dúó èyí tí ń jò bá ní dí èyí tó ti fọ́ká bá ní pápọ̀ padà pẹ̀lú ayọ̀ àti ìdùnnú dákọ̀ ọlọ́njọ́ wọ́ládà ní kẹsì rẹ̀ mẹ́jẹ àmà wọn fóòrò mẹ́jẹ wọ́n dọmọ ọlọ́mà mẹ́jẹ kíá mẹ́jẹ àṣìṣẹ́ mẹ́jẹ àṣìṣẹ́ láti dànù wọ́ládà ní kẹsì rẹ̀ mẹ́jẹ àmà ọjọ́ wà láàfáńjọ́gbà alìkìyàmá mẹ́jàwà náà jẹ́ kí ni wà láfán níjọ̀gbìn alìkíyàmá bí haqqi la hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi